إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ayin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni a wá ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì Ọlọ́run Ọba àwa àbú Ọlọ́run Ọba níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn ọ̀sẹ́ wa dájúdájú ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni kan tó lè sírú ẹni bẹ́ẹ̀ lọ́nà ẹni tí Ọlọ́run subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kan tó lè tọ́rọ ẹni bẹ́ẹ̀ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ní òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ní pẹ̀lú ibadallah Ọlọ́run subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an al-Karim Ọlọ́run ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́run ọba ní pàápàá ìpáyà ọlọ́run ọba ẹ̀ sì gbọ́dọ̀ fayé ìsílẹ̀ àyàfi kẹ́ ẹ jẹ́ mùmínì òdodo ọlọ́run ọba ní mo pè gbogbo ẹ̀yàn mẹ́niyàn pátápátá ẹ̀páyà olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo ó sì mú jáde látara ẹ̀mí yẹni kejì rẹ̀ ó wá tànká lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ jantirẹrẹ àtàwọn obìnrin tó pọ̀ jantirẹrẹ ẹ bẹ̀rù Ọlọ́run ọba tẹ́ fi ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín o bẹ́ẹ̀ sì ni kẹ́ sókun ẹbí dájúdájú Ọlọ́run ọba alámòjútó ló jẹ́ lórí yín Ọlọ́run ọba ni mo pè yín olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run ọba kẹ́

gbogbo àdádálẹ̀ anu ni o anu sire iman sọ́yàn dẹ̀rọ náà ni fayara'akumullah ẹjíká páyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ká sì máa rán kan òjò tá pàdé ọlọ́wọ́ bá ká máa rán kan òjò tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbéwà dìde kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí ni ó tọ́ ikú o thumma ilayna turja'un ọ̀dàwọ́ ọlọ́wọ́ bá lẹ́sì wá padà sí ibadallah ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tún sọ fún wa nínú al-Qur'an al-Karim lẹni tí ń dájúkọ annabi sallallahu alaihi wasallam pé innaka mayyitun oríwọ ìrẹ́ annabi sallallahu alaihi wasallam ó kú wa innahum mayyitun àwọn náà wọ́n sì kó thumma innakum yawmal qiyamati 'inda rabbikum takhtasimun lẹ́yìn náà tó bá wá di ọjọ́ ọgbìndè lọ́dọ̀ Olúwa yín lẹ́ti wá yanjú ọ̀rọ̀ ibadallah Allah bá subhanahu wa ta'ala ṣe ikú ni hatman lazima nkankan dada lórí gbogbo ọmọ ènìyàn pátápátá àti lórí gbogbo ẹ̀mí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala dá illa ma sha Allah ìtorí náà ibadallah àwọn annabi ọlọ́wọ́ bá gẹ́bọ́n sí pé àwọn èèyàn dáadáa ni wọ́n wọ́n kú bákanáà ibadallah ẹni tó jẹ́ àgbà àwọn annabi annabi wa muhammad sallallahu alaihi wasallam sayyidul anbiya annabi sallallahu alaihi wasallam náà kú ibadallah ilé ìjẹ́ àdánwò lánlá fún al'umma annabi sallallahu alaihi wasallam ó sì jẹ́ àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ pé ìgbẹ̀yìn ayé ti dé tó wá nínú ẹgbàwá tí al-imam al-bukhari gbàwá ipe annabi sallallahu alaihi wasallam sọ pé u'udur sitan bayna yadayi sa'a ẹka nǹkan mẹ́fà o nígbàtí ayé ò bá parẹ́ àwọn nǹkan mẹ́fà yẹ ka wọn ayé ò parẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tán nabi sallallahu alaihi wasallam dákọ̀ òun ni mawuti ikú mi o ibadallah ẹ̀kọ́ níbi ikú annabi sallallahu alaihi wasallam liman kana lahu qalb fẹ́ni tó bá ní ọkà ọkà tí yánà tí yánà tí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá sọ ibadallah ẹ̀kọ́ mbẹ fún wa níbi àdánwò tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi kan nabi nígbà tó fẹ́ kó láyé ẹ̀kọ́ mbẹ fún wa nípa bá nabi sallallahu alaihi wasallam ṣe àwọn nǹkan tó lógbẹ̀yìn àwọn ọjọ́ tá nẹ́bí sallallahu alaihi wasallam lógbẹ̀yìn láyé ibadallah ẹ̀kọ́ ń bẹ fún wa níbi àwọn nǹkan tí a nẹ́bí sallallahu alaihi wasallam sọ gbẹ̀yìn ìtorí náà ibadallah ó yẹ ká wo àwọn ẹ̀kọ́ yìí kẹ́nìkọ̀ọ́kẹ́ kó ronú sí kó sì àwọn ìwòye sí kó mú níbẹ̀ bẹ́ẹ̀ sì ní kíyàn fi máa ní pé nígbàtí annabi sallallahu alaihi wasallam kú bóòlìyàn náà bóòlìyàn náà ò sí ní kú o so gbogbo náà lákú so kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí ni ó tọ́ ikú o bákanáà tẹ́yàn bá máa gbogbo àdánwò tó bá báyàn yóò sẹpẹ́rẹ́ torí pé àdánwò ikú annabi sallallahu alaihi wasallam òun ni àgbà àdánwò abúlátàáhíyà ó ní isbir li kulli musibatin wa tajallad wa'alam bi anna al-mar'a ghayra mukhallad wasbir kama sabara al-kiramu fa innaha nubun tanubu yawma takshifu fi ghad أوما ترى أن المصائب جمة وترى المنية للعباد بمرصد فإذا أتتك مصيبة تشجى بها فاذكر مصابك بالنبي محمد فإذا أتتك مصيبة تدعو كما أبو تنيولا أدعو يقبي سيقبي gbé àdáwò ìṣẹ́gbẹ̀ ikú annabi sallallahu alaihi wasallam yóò fúyẹ́ torí pé bilkabiri as-saghiru yadmahil pẹ̀lú nǹkan tó tóbi nǹkan tó kéré a fúyẹ́ sí ni ibadallah ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ta fẹ́ kọ́ níbi ikú annabi wa muhammad sallallahu alaihi wasallam òun ni pé ọlọ́wọ́n ọgbọ̀ bẹ́ni kankan sàdínwó pé yóò yóò ma gbé lọ lórí ilẹ̀ o kódà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ti ń sọ fún annabi sallallahu alaihi wasallam níbi àwọn àyà tọ́lọ́run Ọba sọ kalẹ̀ Ọlọ́run Ọba ní wa ma ja'alna li basharin min qablika al-khuld a ah, sẹ́fẹ́ nìkan síwájú rẹ̀ ní pé yóò ma lòsẹ̀mí lọ gbére ibadallah kò sí o afa in mita fahumul khalidun ṣé tí ó bá kú sáwọn wọn ma ṣẹ̀mí lọ gbére ni ara o Allah bá tún sọ fún wa pé ma wa ma muhammadun Ànábì wa muhammad kò jẹ́ nǹkan kan illa rasulun àyàfi òjíṣẹ́ qad khalat min qablihi ar àwọn òjíṣẹ́ ti síwájú annabi afa in mata sita annabi bá kú aw qutila àbí wọ́n pa inqalabtum ala a'qabikum sẹ́sẹ̀rí padà ní ẹlẹ́tẹ̀lá nabi sallallahu alaihi wasallam ma ibadallah gbogbo ẹ̀mí ní ó tọ́ ikú o kò sẹ́nìkan tí ó ṣe gbére lórílẹ̀ ẹni bá rò bẹ́ẹ̀ in tara rẹ̀ ni o laqad mata rasulullahi sallallahu alaihi wasallam ibadallah lára àwọn ẹ̀kọ́ tá kọ́ níbi ikú annabi wa muhammad sallallahu alaihi wasallam òun náà ni àrídọ̀ bí qadarillah kíyàn yọ́nú sí kádàrà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala annabi wa muhammad sallallahu alaihi wasallam ó wà níwájú ẹni tí ma ń ṣe bẹ́ẹ̀ ni àwọn nǹkan tán nabi sallallahu alaihi wasallam sọ fáwọn èèyàn kódà síwájú kó tó rí annabi sallallahu alaihi wasallam ó ti ma anábi ń sọ fáwọn èèyàn ní hajji pé la'alli la alqakum ba'da ami hadha ó sì ṣe kí má pàdé yí má lẹ́yìn ọdún mi yìí ẹ wo anábi wa muhammad sallallahu alaihi wasallam ẹ wo ìgbà fún kádàrá Ọlọ́run bá ẹlòmí ó ti ó tàn lára nabi sallallahu alaihi wasallam látara ẹ̀kọ́ tàn nabi ń kọ́ àwọn sahaba rẹ̀ ó tún hàn lára yallawa aisha gan yallawa aisha ti ní òun mọ̀ pé annabi sallallahu alaihi wasallam sayamud ní pé yóò kú a ma ti ń bà wọn jẹ́ tó sì ń pa wọn lẹ́kún òun náà ni pé wahyi ibadallah ẹ̀kọ́ ńláńlá lélẹ̀ ìláyà nabi sallallahu alaihi wasallam tásìkò bá ti tó ti tó náà nìyẹn so ẹ̀yin tó fi ṣe páwọn ẹni rẹ̀ tásìkò bá ti tó àwọn gan ni wọ́n tún máa fún àwọn ará ilé wọn ní sùúrù gẹ́bà nabi sallallahu alaihi wasallam ṣe ń sọ fún níbi ikú annabi wa muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé ẹni tọ́lọ́wọ́ bá bá nífẹ̀ẹ́ a máa dán wọn ni o ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá nífẹ̀ẹ́ a máa dán wọn ni torí pé annabi wa muhammad sallallahu alaihi wasallam nígbà tí Ọlọ́run bó gba ìmí rẹ̀ àìsàn débà annabi sallallahu alaihi wasallam ni débi pé kódà orí ń fún annabi sallallahu alaihi wasallam wọ́n tún wá wé ní bandage wọ́n wá wé annabi sallallahu alaihi wasallam ní bandage gbogbo ara annabi sallallahu alaihi wasallam wọ́n gbóná annabi sallallahu alaihi wasallam wọ́n sáré rabi'ul awwal ló sultan annabi sallallahu alaihi kú 12 rabi'ul awwal ló sultan annabi sallallahu alaihi kú annabi sì bẹ̀rẹ̀ àárẹ̀ láti rabi'ul awwal yẹn láti bẹ̀rẹ̀ rabi'ul awwal láàárẹ̀ tó ní agbára wọ́n ròyìn pé a torí pé ọjọ́ monday ni annabi sallallahu alaihi wasallam kú wọ́n ròyìn pé lọ́jọ́ thursday kama jaa fi siyar gẹ́gbó ṣe wá nínú àwọn ìtàn tó sọ́ta annabi sallallahu alaihi wasallam tó lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ní ara annabi sallallahu alaihi wasallam gbóná bẹ́ẹ̀ sì ni ìnira yẹn wọ́n ni wọ́n wá lọ bá annabi sallallahu alaihi wasallam annabi wá nígbàtá annabi wá tají annabi wá ní iṣẹ́ ti kírun wa sallaytum ni ara a ń retí rẹ̀ náà ni èrè òjíṣẹ́ Ọlọ́run Ọba annabi sallallahu alaihi wasallam tún wá fẹ́ gbìyànjú láti dìde ààrẹ yẹn tún mú annabi sallallahu alaihi wasallam anábi wọ́n tún sọ pé a ń retí rẹ̀ náà ni eré òjíṣẹ́ Ọlọ́run Ọba anábi tún gbìyànjú láti dìde anábi sallallahu alaihi wasallam tún dákú anábi tún wá jí anábi tún wá bí wọ́n pé àṣẹ ti kírun wọ́n ni a ń retí rẹ̀ náà ni eré òjíṣẹ́ Ọlọ́run Ọba anábi tún fẹ́ dìde anábi sallallahu alaihi wasallam tún dákú anábi sallallahu alaihi wasallam nígbà tó tún wá jí yusalli bin nas ní pé kó kírun fáwọn èèyàn abubakar wọ́n kírun fáwọn èèyàn ọjọ́ kìíní ọjọ́ kejì anábi sallallahu alaihi wasallam nígbà tó tún dẹ̀ díẹ̀ anábi tún wá wá masalasi ìbátá anábi sallallahu alaihi wasallam tún wá masalasi abubakar fẹ́ súnmẹ́yìn anábi ní kó dó síwájú so anábi sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam nígbà tó wá wá sẹ́yìn kò fẹ́ dúnbẹ̀ látara ìjìláàlù rasulillahi sallallahu alaihi wasallam ìbàbàrà nábi ìbàbàrà òjísí ọlọ́wọ́ bá ibádàlá ẹni tọ́lọ́wọ́ bá bá nífẹ́ ní ó dánwò kódà eléyìí nígbàtí ìyànláwà Aisha tó fọwọ́ kan bára nábi ṣe gbóná tó olóhun orí kára ọmọ ènìyàn kankan gbóná báyẹ̀ rí wọ́n bi annabi pé kílé tó rí báyìí annabi wá ní a nígbà tó ṣe pé ìlọ́pọ̀ ẹ̀san méjì tí wọ́n lòun ó ní èyí tó fi ṣe pé àdánwò tó hun náà ó rí nígbà tó hun fẹ́ kú àdánwò yẹn náà ó pọ̀ nìyẹn ibadallah ẹ̀rí nǹkan ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ nìyẹn bá ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ òun ni yẹ́wọ́ bákanáà lára àwọn ẹ̀kọ́ tá kọ́ níbi ikú annabi wa muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé kíyàn jẹni tó mọ́rọ̀ sípò tó ga nígbà tó lálàáfíà ni àti nígbà tó rẹ̀ kíyàn gbọ́rọ̀ ọba sípò tó gaga ní nígbèsí ayéyàn ẹ̀wà annabi wa muhammad sallallahu alaihi wasallam anabi o ikú ti dé wọ́n bá mi sọ̀rọ̀ ní ara o kò rí bẹ̀ fún annabi wa muhammad sallallahu alaihi wasallam annabi tún wá ó tún wá mọ́ ali àti abdullah wọ́n wá gbé annabi sallallahu alaihi wasallam wọ́n wá wó annabi sallallahu alaihi wasallam lọ sí masalasi fala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ibadallah kọ́lọ̀wọ̀ ọba kó ga nínú sẹ̀míyàn kó ga ní gbèsè ayé èyàn kéèyàn gbé ọlọ́run bá sípò tó gagan lẹ́mí èyàn kódà kó ṣe pé tí àdánwò láńlá tó bá dé tí ikú bá dé èyàn òyìn máa rántí ọlọ́run bá ní pé ah ó dà pé ìtì kírun ìtẹ́fèrí nìyẹn àwọn tí wọ́n kọ́ sí annabi sallallahu alaihi wasallam báyìí nígbà lára àwọn ẹ̀kọ́ tákọ níbi ikú annabi wa muhammad sallallahu alaihi wasallam òun náà ni ipi annabi wa muhammad sallallahu alaihi wasallam musulumi kò sígbà tí ó gbọdọ̀ máa fi intọ́lọ̀ ọba sọrin rẹ̀ kò sí sígbà tí ó gbọdọ̀ máa kọntọ́lọ̀ ọba kọ́ annabi sallallahu alaihi wasallam wà lórí ibùsùn annabi tún rí ìbàjẹ́ annabi tún kọ́ ni anábi wà lórí ibùsùn tó rẹ̀ anábi sallallahu alaihi wasallam anábi rí bàjẹ́ anábi tún kọ́ ilé yóò dá ẹmọ́ ṣe ilé yóò dá ẹmọ́ ṣe ibadallah àpẹẹrẹ ni tó gbé ìgbésí ayé rẹ̀ fọ́lọ́wọ́ bá nìyẹn torí tí èyàn bá gbé ìgbésí ayé pé ó gbé Ọlọ́run bá ga ó sì gbé ìgbésí ayé pé fọ́lọ́wọ́ bá sí gbogbo ìgbà tí kú bá dé tọ́lọ́wọ́ bá yẹn náà ni ó máa rántí tọ́lọ́wọ́ bá yẹn náà ni ó máa tì síwájú faya ra'akumullah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ń kìlọ̀ ń kìlọ̀ fáwọn sahaba rẹ̀ Ànábì ní ishtadda ghadabullahi ìbínú Ọlọ́run Ọba lé ala al-yahudi wan nasara lórí àwọn Jews àtàwọn Christians wọ́n ni a ah, ní kí ló dé ẹni tí a kẹ́nà ti kú wọ́n wọ́n ma sàárè wọ́n ma sàárè wọ́n ma nǹkan lórí sàárè rẹ̀ ibi tó kú sí wọ́n wá sọ nílé ìjọsìn Ànábì wa ní mò ń kọ̀ fún yín o ala ana anhaakum anha in kọ̀ fún yín ẹ gbọ́dọ̀ ṣe Ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ rayalawa Aisha wọ́n ilẹ̀ nínú sahihul Bukhari ní pé ẹ̀kọ́ tó ń bẹ́m̀bẹ̀ nípa pé àwọn ìyàwó annabi wa muhammad sallallahu alaihi wasallam wọ́n yọ̀nda nígbàtí ààrẹ annabi ti lágbára nígbàtí ààrẹ annabi sallallahu alaihi wasallam tó sì lágbára wọ́n yọ̀nda pé gbogbo àwọn ọjọ́ yòókù kó lọ máa lò nílé yalawa aisha ẹwẹ̀kọ́ ẹwọ àwọn obìnrin tí wọ́n lé àlìjánná ọlọ́wọ́ bá ibadallah lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún wa níbi ikú annabi wa muhammad sallallahu alaihi wasallam òun náà ni wípé a kí èyàn jẹ́ni tó sì pé yóò máa rántí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní gbogbo gbà bí zikiri wa bil qalbi so pẹ̀lú pé yóò máa sọ àti pé yóò máa rántí rẹ̀ ní ọkàn ni o ibadallah anabuwa muhammad sallallahu alaihi wasallam anábi wà lori ibùsùn anábi sí tún rántí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ibadallah mélòó mélòó èèyàn tó ti wáyé ìmáyà O ti mú ayé ìmáyà rí ó ti mú ayé ìmáyà débi pé tẹ bá wọ́n sọ fún pé máa rántí ara kan ní ah, o ti ti mi so ara so in ẹlòmí tó bá rẹ̀ pé ah, ẹyà ẹmọ́ sọ la ilaha illallah subhanaka inni kuntu minaz zalimin má gbé gbogbo lẹ́yìn wá ọ̀ èyí tí ìṣẹ́tán ti kó o má rò pé ó wà lọ́mọ gun ọkọ̀ mi rárá ara o èyàn máa ń palẹ̀ mọ́ni gẹ́bí annabi wa muhammad sallallahu alaihi wasallam gẹ́bí annabi wa se bákaná ibadallah lára àwọn ẹ̀kọ́ tó wà níbi kó annabi muhammad sallallahu alaihi wasallam ní pé yí tí yàn bá ń páyà fáwọn èèyàn yàn nígbà tí yàn bá fẹ́ lọ èèyàn gbọ́dọ̀ kìlọ̀ fún wọn nípa rẹ̀ anábi ń páyà pé káwọn má sọ sàárè òun dílé ìjọsìn anábi sí ń kìlọ̀ fáwọn èèyàn pa rẹ̀ ó bá nínú jẹ́ sallallahu alaihi wasallam làwọn èèyàn bọ́ láyé lónìí àwọn tí láwọn èèyàn bọ láyé lónìí àwọn tí ó tí wọ́n lálé ẹ̀sìn Ọlọ́run Ọba ẹ pé àwọn àwọn ìkọjá àlà níbi ẹ̀sìn Ọlọ́run Ọba náà fi jọ́sìn fún Ọlọ́run Ọba àwọn gan fún àwọn pèpè sí ìmá jọ́sìn fún káwọn èèyàn máa wá jọ́sìn fún wọn nígbà tí wọ́n wà láyé ni oríṣiríṣi àdánwò náà wọn wọ́n ní wọ́n ráwò òrán kẹ ń bì kan wọ́n ní àwòrán kẹ yọ ń bì kan ṣètọ́nù ní ń ta àwọn èèyàn wallahi ṣètọ́nù ń ta àwọn èèyàn láti sọ wọ́n kò ní nínú ẹ̀sìn Ọlọ́run Ọba àwọn àwòrán yìí wọ́n ma wọ́n ma gun wọ́n ma gun gbẹ́lómi náà ti gbà pé àwọn áúlìyà wọn jọ àwọn annabi lọ pé maqamul wilaya pé a'la min maqamin nubuwa ọjọ́ àwọn wàlí ń bẹ́nà àwọn wàlí ìsànjọ́ àwọn annabi lọ eléyìí asatirul awwalin ni o ibadallah anabi wa muhammad sallallahu nípa nígbàtán nabi sallallahu alaihi wasallam fẹ́ fi ayé lẹ̀ bákaná ibadallah lára àwọn ẹ̀kọ́ tá kọ́ òun náà ni pé annabi ò jẹni tó wáyé mayáwó laqad mata rasulullahi sallallahu alaihi wasallam wa dir'uhu marhunun 'inda aṣọ ogun annabi sallallahu alaihi wasallam annabi sí ó fi dégò kalẹ̀ lọ́dọ̀ yahudi ni pé ó fi gbà nǹkan fáwọn ará ilé rẹ̀ tí wọ́n jẹ annabi ò jẹni tó wáyé ìmáyà annabi kú lẹ́ni tí ń sọ fi rafiqil a'la in tó bá wọn ni companionship tó ga jùlọ tọ́lọ́wọ́n bá yẹn òun ló ga lẹ́mí ó tún fi rafiqil a'la companionship tọ́lọ́wọ́n ọba tó ga jù yẹn ló ga lẹ́mí annabi wa muhammad sallallahu alaihi wasallam eléyìí tó fi ń hàn lára àwọn ẹ̀kọ́ òun náà ni pé annabi sallallahu alaihi wasallam ó yọ́nú sáti pàdé ọlọ́wọ́ bá kódà èyàn bá bẹ̀rù kú torí pé nínú hadithi yalla wa aisha annabi wa muhammad sallallahu alaihi wasallam sọ pé man kariha liqa Allah ẹni tó bá kórìíra láti pàdé ọlọ́run bá kariha Allahu liqa'ahu ọlọ́run bá náà ó kórìíra láti pàdé rẹ̀ ẹni bá kórìíra láti pàdé ọlọ́run bá ọlọ́run bá náà ó kórìíra láti pàdé rẹ̀ yàlá wá ṣe wá ní àà gbogbo wá lábẹ̀rú kú i mean kìí ṣe

ó kórìíra láti pàdé ọlọ́run ọba gbogbo nǹkan ni ó fẹ́ ná kódà ìlúmí ìmá pé à kò sí tó ń fẹ́ ná sí wòsàn yìí kò sí wòsàn tó ń fẹ́ ṣe pé à ẹ̀mí ó bọ́ náà ni wọ́n ti sọ fún síbẹ̀síbẹ̀ náà gbogbo tó bá gbà náà ni ó mọ̀ ní gbogbo tó bá gbà náà ni subhanahu wa ta'ala fi jẹ́ níbi kọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ pọ̀ ibadallah ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó sì ṣe pé tí a bá ń sàlàyé rẹ̀ khutba kan ò lè gbá ní ṣùgbọ́n kafa min alqiladati ma ahatatu bil unuq barakallahu li wa lakum fil الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله since we all know that we are going to die, the messenger of Allah subhanahu wa ta'ala has died We should prepare for death, Ibad Allah. It will come whether we like it or not. It will come when we least expect. So that is why, Ibad Allah, we should prepare for death. We should prepare ourselves for that meeting with Allah, the great meeting, the highest of all meetings. Our actions will either help us in that meeting or it will destroy us. So every single person should look into what they are doing. And this is what the Prophet ﷺ advised us. We ask Allah subhanahu wa ta'ala to make us from the muttaqeen. Allahumma ati nufusana taqwaha. Wa zakiha anta khayru man zakaha. Anta wali wa mulaha. Allahumma ahsin lana dinana alladhi huwa ismatu amrina. Wa ahsin lana dunyana allati fiha ma'ashuna. Waj'al al-hayata ziyadatan lana fi kulli khayr. والموت راحة لنا من كل شر اللهم أجرنا من النار اللهم توفنا وأنت راض عنا اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات اللهم انصرنا ولا تنصر علينا يا رب العالمين اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم اجعل بلدنا آمنا مطمئنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد